إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة والضلالة وأهلها في النار عباد الله gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá ní kọsùsù ni o ayin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala a sì wá ìrànlọ́wọ́ rẹ̀ awọ́ àforíjì ọlọ́wọ́ bá sì wá àbọ̀ ọlọ́wọ́ bá ibi aburú ẹ̀mí wa àti aburú àwọn sẹ́wà ẹni tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà kò sẹ́nìkan tí ó sì rọ ẹni bẹ́ẹ̀ lọ́nà ẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́ni kankan tí ó tọ́ sọ́nà mọ́ jẹ́rì pé kò sí kankan tó tọ́ sí ìjọsìn àyàfi ọlọ́wọ́ bá Allah nìkan ṣoṣo ni anábíwa Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́wọ́ bá ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá sì ní lódodo ẹ̀yin olùwọ́bó òdodo ẹ páyà ọlọ́wọ́ bá ní pàápàá páyà ọlọ́wọ́ bá ẹ̀ olówó yín tó dá látara ẹ̀mí kan ṣoṣo látara ẹ̀mí yìí náà ló ti dá ẹni kejì rẹ̀ ó sì dá lára àwọn méjèèjì àwọn ọkùnrin tó pọ̀ àtàwọn obìnrin ẹ bẹ̀rù Ọlọ́run Ọba tẹ́ fi ń bẹ̀rẹ̀ yín láàrin ara yín àtọkùn ẹbí dájúdájú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala alámòjútó ló jẹ́ lórí yín o ẹ̀yin lùwà bọ́dọ̀ rẹ̀ páyà Ọlọ́run Ọba kẹsì máa sọ̀rọ̀ tó ṣe déédé tẹ́ bá ń ṣe lé Ọlọ́run Ọba yóò ti jèrè o èdè tí fi ń gẹjù lọ lẹ́yìn wá gbà náà èyí tí fi ń dájú nínú gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run bá ní o èyí tí sì fi ń dájú nínú gbogbo mẹ́nà ìmànà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam ni èyí tí wọ́n burú jẹ́ nínú alámàrí àdádálẹ̀ ni gbogbo àdádálẹ̀ àrùn ni o àrùn rí ma ń sọ ẹni tó bá ṣe èdè dèrò náà ni fayara'akumullah fattaqullaha ya ma'ashara ibadillah ẹ̀dẹ́ka páyà bá subhanahu wa ta'ala ẹ jẹ́ kí a ronú lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba nípa ìgbà tá ń lò nù rẹ̀ tó sì pé àwọn tó ń rántí Ọlọ́run Ọba kéré gan Ibadallah ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn in tí wọ́n ń rò ní gbogbo ọba òun ni bí wọ́n ṣe jẹ bí wọ́n ṣe mú bó ni wọ́n ṣe lọ láti bìkan lọ síbì kejì ẹni tí ń ronú pa Ọlọ́run Ọba kéré gan ẹni tí sì ń rántí Ọlọ́run Ọba kéré gan in tó sì pé àwọn olùrántí Ọlọ́run Ọba Ibadallah Ọlọ́run Ọba nífẹ̀ẹ́ wọn púpọ̀ torí pé nígbà táwọn èèyàn ń sọ̀rọ̀ epo tí wọ́n ń sọ tí wọ́n ń dálẹ̀ lórí mímbàrí tí wọ́n fi ń ṣe kútúbà àwọn olùrán tí Ọlọ́run Ọba ibi tí wọ́n wó ti rán wọn létí Ọlọ́run Ọba làwọn lọ pé a nídẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí ni ó mọ̀ pèsè orílẹ̀-nlá ni látàrọ Ọlọ́run bá subhanahu wa ta'ala Ọlọ́run bá ní wadh-dhakirina Allaha kathiran wadh-dhakirat àtàwọn tó máa rántí Ọlọ́run bá púpọ̀ gan sọlọ́kùnrin ni àtàwọn tó máa rántí Ọlọ́run bá púpọ̀ lóbìnrin Ọlọ́run bá wá ní a'adda Allahu lahum maghfiratan Ọlọ́run bá ti tíyàn bá ti mójútó ìmọ̀ràn tí ọlọ́run bá al-ma'thura àwọn azkaru tán gbà wá al-muthbata àwọn azkaru tó rinlẹ̀ sabahan wa masa'an láàrọ̀ àti nírọ̀lẹ́ fil awqat láwọn àsìkò wal ahwal àti láwọn àsìsí tíyàn bá wà al tó sọ́tọ̀ọ̀tọ̀ wani laylan wa nahara lọ́sàn àti lóru

ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sin pàwọ́lá sí nínú al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá ní ya ayyuha alladhina amanu dhkurullaha dhikran kathira ẹ̀yin lọ́bọ̀ òdúdó ẹ máa rántí ọlọ́wọ́ bá ní ìrántí tó pọ̀ gan ọlọ́wọ́ bá ní wasabbihuhu bukratan wa asila ẹ máa rántí ọlọ́wọ́ bá láàárọ̀ àti ní ìrọ̀lẹ́ sunna wọn nabi ọlọ́wọ́ bá ní ní pípẹ́ máa rántí ọlọ́wọ́ bá láàárọ̀ àti ní ìrọ̀lẹ́ in tẹ́ fi rí nìyẹn ọlọ́wọ́ bá nù yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn nabi ọlọ́wọ́ bá pẹ̀lú so Zakariya ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn annabi Ọlọ́run Ọba Ọlọ́run bá ròyìn wọn pé wọ́n máa rántí Ọlọ́run Ọba láàárọ̀ àti nírọ̀ rẹ̀ kódà Ọlọ́run Ọba tún pàṣẹ rẹ̀ so Ọlọ́run Ọba tún pàṣẹ rẹ̀ ipé kí ẹ máa rántí Ọlọ́run Ọba wasabbih bihamdi rabbika qabla so Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ń pa wá láṣẹ rẹ̀ so in tí ó tí ó darí wa lọ nìyẹn pé tá

lára àwọn ọ̀nà tí ṣe ìtọ́nù kọ́kọ́ ma ń gbà wọlé sí yàrá òun náà ni pé yóò jẹ́ kéèyàn fi àwọn àzkárọ̀ àárọ̀ àti ìrọ̀lẹ́lẹ̀ kó bá fi lè rẹ̀ nìyẹn mú ibadallah àǹfàní tí ó ma bí fún wa ní gbèsè ayé wa pọ̀ gan torí pé nínú gbàtà ń lò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn depression ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà depressed wọ́n wà declared clinically pé wọ́n face depression so ó pọ̀ gan lásìkò ti wáyé but àsìkò ti wáyé ọ̀rọ̀ wà

oríṣiríṣi àwọn heart disease lóríṣiríṣi kí ní ń fa ibadallah èròjà táwọn èèyàn ò ní nígbésí ayé wọn òun náà ni ìrántí Ọlọ́run Ọba Ọlọ́run Ọba ní ala bi dhikrillahi tatma'innul qulub Ọlọ́run Ọba ní pẹ̀lú ìrántí Ọlọ́run Ọba ní kán alhassuru pẹ̀lú ìrántí Ọlọ́run Ọba ní kán lọ́kàn ó fi rí ìsinmi ní ó fi rí ìfọ̀kànbalẹ̀ lára àǹfààní alákọ̀ọ́kọ́ tí yẹn bá máa rán sí àwọn àdíkàrù àárọ̀ àti ìrọ̀lẹ́ rẹ̀ òun náà ni pé yóò ma ní sẹ̀kí náà ọkàn rẹ̀ ẹ̀mí rẹ̀ ó ma balẹ̀ ẹ̀mí rẹ̀ ó ma balẹ̀ pápá jùlọ tí yẹn bá mọ̀ túnmọ̀ àwọn nǹkan tó ń wí in tààfin sàlàyé rẹ̀ fún wa nìyẹn ma fọkàn rẹ̀ balẹ̀ ìkáwọn ma kígbe ma kígbe bọ̀ pé ah epo ah kìníkan kìníkan ah epo ẹ̀mí rẹ̀ ó balẹ̀ ní pèsè fọ́lọ́ òun náà ni ń pèsè kíwọ́ kéyàn pé ẹ̀tọ́ tí ń bẹ láàrin ti àtọ́lọ́wọ̀ bá ní ìpèsè tọ́lọ́wọ̀ bá subhanahu wa ta'ala ti sọ pé wọ́n fún ọmọ èèyàn tí ò ní bọ́ fún títí èkú anábi sallallahu alaihi wasallam sọ pé yuha ilayhi wọ́n ṣe wáhì rẹ̀ fún mi ní pé anna rizqa yatlubu al-mar ní pé arziki ma ń tẹ̀lé ọmọ èèyàn kama so tí yàn bá gbọ́ ilé iye yíò pé àtọ̀ àárín ohun àtọ́lọ́wọ́ bá ní kóhun jẹ́ kó dẹ́ kìí ṣe pé kóhun máa pariwo pípé ah ó mà tún ti di báyìí ó mà tún ti di báyìí ìbádàlá àǹfàní aláwọ̀kọ́ tẹ́lẹ̀ yóò bí fún yàn ni ẹ̀mí yóò balẹ̀ èyí ó ní ìfọkànbalẹ̀ ọkàn tí yàn bá máa rántí Ọlọ́run bá láàárọ̀ so nínú aburú ayé àti aburú talqiyama so aburú tayé nínú àwọn àwọn èèyàn aláburú ni àti nínú àwọn ẹ̀mí burúkú so àti aburú talqiyama náà nínú náà ọlọ́wọ́ ba àti kíyàn jẹ́ ìkanú àwọn mẹ́lẹ́yìn shaitan yóò sọ̀yàn bẹ̀ so tí yẹn bá rántí ọlọ́wọ́ díẹ̀ báyìí díẹ̀ báyìí ló kù intan nabi sallallahu alaihi wasallam sọ fún wa nìyẹn so intan nabi sallallahu alaihi wasallam sọ fún wa nìyẹn nínú hadithi tó wọnú mustadrak al-hakim hadithi thawban anabi sallallahu alaihi wasallam sọ pé wala yaruddu al-qada illa ad-du'a àbí wala yaruddu al-qadara illa ad-du'a kò sí nǹkankan tí ó dákàdàrá padà yàfàdúwà àwọn olùmọ̀ sọ pé aburú aburú lọ́wọ́ bá gbà lérò bí àwọn nǹkan burúkú tó lè ṣẹlẹ̀ síyàn àwọn nǹkan burúkú tó lè ṣẹlẹ̀ síyàn kò sí tí ó dá padà fún yàn àyàfi àdúwà so àwọn asibáàbà àwọn òkùnfà tó lè dá nǹkan burúkú lẹ̀ fún yàn kò sí tó lè dá padà fún yàn àyàfi àdúwà so tí yàn bá ẹlòmí ìmọ̀ ń ṣètọ́ ni ma ń gbé wá síláka ẹlòmí ń gbà mí pé ah kí láǹfàní tí ó ti ẹ̀tún fi sàdúwà sí bọ́lọ́run ti kọ gbogbo ẹ̀ ṣe rínú àwọn ọ̀rọ̀ tí ma ń dàrú so ní tó fi ṣe pé ṣe rí ẹrú sí ọlọ́run ọba lódodo ẹrú ọlọ́run ọba lódodo kíyàn gbà fún kádàrá ní kókó so kíyàn jupájú sẹ́ẹ̀lẹ̀ fún sẹ́lẹ̀mí ò ní àkílẹ̀ tààtù fi àmà sàdúà sí bọ́lọ́run ọba ti kọ gbogbo ẹ̀ so bóhun ṣe bóhun ò ṣe ṣe kò níwá báhun ni of course so kílẹ̀ ohun tó wá ní ìdù àdúà so àyẹ́ ní ìdù ibadallah kódà àpẹẹrẹ aburú àpẹẹrẹ pé ah, aburú gan fẹ́ sí ẹni ẹ̀ ló fi ń rò báyẹn àdúgbà tí ọlọ́run bá ti kọ gbẹ̀ kí lóhun tí wọ́n nídìí àdúwà fún al ní ṣẹ́rí àdúwà sí àdánwò na situation mẹ́ta ló ma ń ṣẹlẹ̀ wọ́n ni pé tí àdánwò tá bá ti kọ́kọ́ gbà pé ọlọ́run bá sọ pé wa lā yaruddu alqadaru illa du'a ipé kò sí tí ó dá burú okùnfà burú padà fún yàn àyàfi àdúwà torí Ọlọ́run bá ti kọ́ náà ni pé yóò sàdúwà yẹn ni ó fi dá padà tí ó bá sàdúwà yẹn tọ́ ọlọ́bọ̀yẹ́ náà sì ti kọ́ ni pé kò ní sàdúwà yẹn ni ó fi dé bá gẹ́gẹ́ bọ́lọ́wọ́ bá ṣe kan tí ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà lọ́lọ́wọ́ bá kan tí ó fà gẹ́gẹ́ bọ́lọ́wọ́ bá ṣe bá kádàrá pé ilé ó wo

èyí tí ó ṣokùnfà tí ó ṣẹlẹ̀ Salim al wọ́n sọ pé tẹ́yẹn bá ti mẹ́lẹ̀ ìṣesí mẹ́ta làdúwà máa ń jẹ́ sádánwò òun ni pé kádùn àyẹn kó ju àdánwò lè yẹn lọ eléyìí yóò borí rẹ̀ àdúwà yóò borí rẹ̀ àdánwò yìí ò ní ṣẹlẹ̀ síyàn ẹlẹ́ẹ̀kejì káà méjèèjì kan jọ jẹ́ nkẹ̀kẹ́nà so kádùn àtàdánwò kan jọ jẹ́ kálójọ lágbára nkẹ̀kẹ́nà wọ́n jọ máa bára wọn pòrì ẹlẹ́ẹ̀kẹta wọn ni kádù alẹ́ sádánwò tí ọlọ́run bọ́ bá fẹ́ fàdánwò kanyà à irú ẹni bẹ́ yóò kéré ládùá ìbáralá in ta fi ní bùkátà sí pé ká máa bẹ̀lọ́wọ̀n bá láàárọ̀ àti ní ọ̀rẹ́ nìyàn so nínú àwọn àǹfàní tí àwọn aburú yóò gbé kó fún wa àwọn àdánwò tá bá ń bẹ̀lọ́wọ̀n bá dáadáa yóò máa rí pẹ́lẹ̀ fún wa oríṣiríṣi nǹkan táàmà tó yẹ kó ṣẹlẹ̀ sí wa ọlọ́wọ́n bó fi dáàbòbò wa àìmọye nǹkan àmì tẹ́yàn náà ó fojú kan páì pé eh tó bá ṣe pé kò kèé sọ Ọlọ́run Ọba ni àti ìbá sí àánú Ọlọ́run Ọba ni àbóyá bóyí wọn ò bá ti parun ìtorí náà ibadallah nínú àwọn àǹfàní kama náti Ọlọ́run Ọba láàárọ̀ àti nírọ̀lẹ́ ni pẹ̀lú àwọn àdhkárù tó tọ́ ètò wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam bákan náà ibadallah nínú àwọn àǹfàní tí ó bí fún wa wọn ni ẹ̀san àti rọ̀lẹ́ ó pọ̀ púpọ̀ kódà ó pọ̀ débi pé annabi sallallahu alaihi wasallam sọ débi pé àwọn èèyàn kan ó wà lọ́jọ́ ọgbẹ́ndé wọ́n wà kó wọn máwọn annabi Ọlọ́run Ọba wọ́n kó wọn papọ̀ máwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba wọ́n kó wọn papọ̀ máwọn siddiqin àwọn shuhada àwọn salihin wọ́n mọ̀ pé ah, àwọn lè yóò sínú wọn wọ́n mọ̀ sọ fún wọn pé in tó gbé wọn débẹ̀ àwọn kan àwọn annabi òun ni ìrántí Ọlọ́run Ọba torí pé ta bá wo àwọn nǹkan tá nàbí sallallahu alaihi wasallam sọ ní pé tẹ́yàn bá wí àwọn àfikáàrù igan lásán adúrú nǹkan tá nàbí ní Ọlọ́run Ọba fún yàn ní pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bí ìgbà kó bọ́kùn lọ́rùn yàn 100 ni bí ìgbà pé ó ṣe sọ́dákọ̀ bí ìgbà pé oríṣiríṣi àwọn nǹkan tí Ànábì sallallahu alaihi sọ pé ẹ̀san tó wà níbi kí ẹ so nínú àwọn nǹkan tí ó bí fún yàn ni pé ìgbà tí yàn ó bá fi dọ́lọ̀ Ọlọ́run Ọba ah iṣẹ́ yìí ó ti pọ̀ ìntà nẹ́bì fi ń sọ nìyẹn anẹ́bì ní sabaqal mufarridun àwọn tó máa rántí Ọlọ́run Ọba ti síwájú àwọn tó máa rántí Ọlọ́run Ọba wọ́n ti síwájú gan àwọn mufarridun wọ́n bí anẹ́bì pé àwọn wo ni mufarridun anẹ́bì ní àwọn tí máa rántí Ọlọ́run Ọba púpọ̀ so level téyàn ó dé tó yí pé ah, level tó fi dé pẹ̀lú ìrántí bákanáà lọ inú àwọn àǹfàní tí ilé yóò bí fún yà òun náà ni pé yóò sọ̀yàn di ẹrú Ọlọ́run bá lódodo torí pé ẹrú Ọlọ́run bá ní wá yálà afẹ́ so ẹrú Ọlọ́run bá ní wá bọ̀ lára àwọn nǹkan tẹ́yàn fi gbà pẹ̀lú lòun gbogbo ìgbà so gbogbo yóò ma jẹ́ kó ma jẹ́ kíyàn bákan náà ibadallah lára àwọn àǹfàní tẹ́lẹ̀ yóò bí fún wa òun náà ni pé yóò jẹ ìdáwà láti fi máa kọjú gbogbo oríṣiríṣi àwọn àdánwò so tó dípé ta bá ti mọ̀ pé a ti pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala gbogbo tó bá tún wá ṣẹlẹ̀ èyí ó gbà ní Ọlọ́run Ọba ti kádàrá pé lè ah, ah, ah, yóò so láti fi yọ yẹn kúò kí èyàn máa rántí Ọlọ́run bá gbogbo yóò fi mọ̀ pé ah Ọlọ́run bá ti kádàrá ní ìgbàgbọ́ nínú kádàrá ó tún so nítorí náà ibadallah a gbọ́dọ̀ fi àwọn àzùkárù àárọ̀ wa àti ìrọ̀lẹ́ wa gbọ́dọ̀ fi ṣeré o a mẹ́ sàlàyé fúnra wa àwọn oríṣiríṣi àwọn àzùkárù yìí tó wá látọ̀dà nẹ́bì sallallahu àtàwọn àtúmọ̀ wọn àwọn àtúmọ̀ tó lágbára gan tí èyàn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àdìkára nẹ́bì sallallahu alaihi wasallam tí ẹ̀san ńlá pọ̀ fún àti agbára tó gaga lọ́dọ̀ Ọlọ́run ọba ń bẹ fún so bákan náà ibadallah tàbá ti ma wá àǹfàní ó tún láwọn ẹ̀kọ́ tẹ́yàn fi ma fi ń pè Ọlọ́run ọba ó ní àwọn ẹ̀kọ́ tẹ́yàn fi ma fi ń rántí Ọlọ́run ọba tẹ́yàn fi ma fi ń ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ma ń kanlẹ̀kùn yóò ní wọ́n yóò wà ní wọn dáhùn lóhùn bọ̀tẹ́lómí ò mọ́lẹ̀kún kan so ẹlòmí wọn lẹ̀kún kàn so ibadallah nínú àwọn ẹ̀kọ́ tí yẹn ma ń lò tí yẹn bá fẹ́ bá Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ̀rọ̀ tí yẹn bá fẹ́ pè Ọlọ́run Ọba òun náà ni pé kí ọkàn yẹn wà ń bẹ̀ eléyìí ṣe pàtàkì gan òun náà ni pé kí ọkàn yẹn kó má jẹ́ láhìn gọ́ọ̀fìn kó má jẹ́ ọkàn tí ń ṣeré tó fọ́nú fọ́ra tí ó mọ́ tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ma rántí Ọlọ́run Ọba tòótọ́ but ibi tẹ́ ti rántí ọlọ́wọ́ bá ń ẹ̀mí rẹ̀ ti lọ́kọ́lá ẹ̀mí ẹlòmí ń ro haramu ọlọ́wọ́ bá lọ́wọ́lọ́wọ́ ni ẹ̀mí ẹlòmí ń ro haramu ọlọ́wọ́ bá lọ́wọ́ ìsìnkú ń rántí ọlọ́wọ́ bá so ibadallah ọkàn yẹn gbọ́dọ̀ wà ń bẹ̀ ọkàn yẹn ó gbọ́dọ̀ wà ń bí nǹkan tí yẹn ń ṣe o so ọkàn yẹn ó gbọ́dọ̀ wà ń bákan náà ibadallah inú àwọn ẹ̀kọ́ àdúwà òun náà ni wípé a kíyàn dúó níbi tán nabi sallallahu alaihi wasallam bá ti dúó kíyàn má kọjá nabi sallallahu alaihi wasallam kíyàn má kọjá òjíṣẹ́ Ọlọ́run Ọba òjíṣẹ́ Ọlọ́run Ọba la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ipe láàárọ̀ 100 ni wà ní ah 100 ni náà a máa dánwò tó dé bá yín ju 100 so 1000 lẹ́yìn so ara o so ara o so akílùkọ rẹ̀ èyàn ó dò níbi tán nabi sallallahu alaihi wasallam bá dúó sí ni bákan náà èyàn ó ṣe bá nabi bá ṣe ṣe bóòlà nabi sallallahu alaihi wasallam ṣe ti ṣe ma ń sàdúwà bóòlà nabi ṣe ti ma ń bẹ̀rọ anábi sallallahu alaihi wasallam a máa bẹ̀rẹ̀ ọba pẹ̀lú ohun tó rẹ̀ ńlẹ̀ anábi yẹ pariwo ma wá pariwo ma wá ṣe papọ̀ ń jẹmọ́ wallahi anábi sallallahu alaihi wasallam òkín ṣe bẹ́ẹ̀ so tó bá yẹ pé ṣe dáadáa ni àwọn sàábà ọba gbà wá kó pọ̀ gan nípa anábi ma ń ṣe bẹ́ẹ̀ but súnà ẹ̀sìn ọlọ́run ọba ni tọ́lọ́run ọba fi rí anábi sallallahu alaihi wasallam kìí ṣe pé àyíntá rí pé ah èmi wò pé kíní èmi wò pé kíní ara o in tí anábi sallallahu alaihi wasallam ṣe ma ma ń ṣe ni anábi a máa ṣe pẹ̀lú ohun tó rẹ̀ ńlẹ̀ anábi kí kódà ọlọ́run ọbọ̀ nífẹ̀ẹ́ kí ẹ ma jágbe tí ẹ bá ń sàdọ́wà ọlọ́run bá ní wa duna al-jahri min al-qawl pé in tó yàtọ̀ sí pé kí ẹ ma pariwo nú ọ̀rọ̀ ni ẹ ma fi pe ọlọ́run ọba so bákan náà anábi sallallahu alaihi wasallam kò sẹ́gbà wá pé anábi wá pé àwọn sàhábà ó yá ẹgbẹ́ ara ọ̀ kò sí tó jọ má báyìí látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam so bákan náà ibadallah kíyàn ṣe bí annabi sallallahu alaihi wasallam ṣe máa ń ṣe òun náà ni pé annabi sallallahu alaihi wasallam annabi gbà wọ́n yànjú ká máa fi ọwọ́ wá kàwùnká annabi sallallahu alaihi wasallam gbà wọ́n annabi ni wọ́n bí àwọn ká yí lójọ ọgbìn so àkúrò annabi pàṣẹ pé ìhàn àkódù na bil anamil ẹ máa ká pẹ̀lú àwọn ká yí so torí pé wọ́n bí wọn lójọ ọgbìn dì so in tẹ́yàn fi ń rí nìyẹn pé àkílùkọ rẹ̀ ìtẹ̀lé súnà nabi sallallahu alaihi wasallam òun ni kíyàn ṣe báyìí ibadallah so bákanáà ibadallah inú àwọn ẹ̀kọ́ tó wà pẹ̀lú àdúwà òun náà ni wípé a kíyàn dúnímọ̀ àwọn orísìírísìí àwọn nǹkan tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ nígbàtí yàn bá ń bẹ Ọlọ́run bá bá pẹ̀lú ẹnu mímọ́ ni gbogbo àwọn nǹkan eléyìí táwọn afá ti dákọ so gbogbo àwọn eléyìí ní òjì kádọ̀ àwa gbà ṣẹ́rí bí èèyàn bá ń pè ọlọ́run ọba bó ti tọ́ àti bó ṣe yẹ ọlọ́run ọbó mà dá wa lóhùn èèyàn ò ní ní bùkátà sí pé kó máa lọ lé oníṣègùn ilé oún jálàbí kò ní ní bùkátà sí pé ibi tó ń ti jẹ ìran ìran ti jẹ so ó ti jẹ kìnìún ó ti ó ti jádìẹ ó ti jẹ ó ti gbogbo ọ̀nà nǹkan tí a máa ń ṣe láṣẹ jẹ lẹ́lòmí ti jẹ gbogbo ọ̀nà jẹkújẹ ló ti jẹ láyé yìí so nítorí kíni nítorí pé òun fẹ́ bímá nítorí kíni nítorí pé òun fẹ́ lówó nítorí kíni nítorí pé àà ah, kọ́ntrakti wọn kọ́ntrakti wọn tóun bá fi rí lásán tóun ekú òun ní tòsí mọ́ so láàrin oṣù kan yóò a máa rọ́jẹkú jẹjẹ sínú si so oríṣiríṣi oríṣiríṣi mú ní kó lọ wá eh, ehoro eh, ìdájì ehoro ìdájì ẹran kó lọ mú wá oríṣiríṣi àwọn ẹ̀rẹ̀ ẹran tí yíò gbọ́rí lẹ́lòmí ti jẹ lóbìnrin mí ti jẹ níbi kó òun wọ́ mọ́kí so àṣejẹ àpọ́nlá ibadallah ó ní bùkátà sí gbogbo eléyò àwọn kazabun àwọn òpùrọ́ àwọn ni wọ́n ń dẹ eléyò al-afakun so láti fi láti fi pé àwọn èèyàn lọ́sọ́dọ̀ ṣaitan láti fi jẹ owó wọn lọ́nà àìtọ́ na fi ń ṣe gbogbo eléyọ ibadallah ẹjẹ́ ká páyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ká pé Ọlọ́run Ọba bó ti tọ́ àti bó ti ṣeyẹ Ọlọ́run Ọba ó dá wa lóhùn kò ní Ọlọ́run Ọba lára bọ́lọ́run Ọba bá fún gbogbo wa ní بارك الله لي ولكم في القرآن الكريم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا وبعد إبار الله اتقوا ربكم ودعوه سرا وعلنا ولا تشركوا بالله ودعوه تضرعا وخفية فإن الله قريب مجيب فإن الله سبحانه وتعالى يستجيب لعباده ويعطيهم ما سألوه عباد الله Allah subhanahu wa ta'ala has created us, every single one of mankind. It's more than 8 billion of us that we live on this earth. Allah subhanahu wa ta'ala provide for us daily. Daily Allah subhanahu wa ta'ala provide for us. And Allah is never ever tired. And Allah subhanahu wa ta'ala has never is never ever exhausted. Nor is the provision of Allah subhanahu wa ta'ala ever little or insufficient. Because Allah subhanahu wa ta'ala is the owner of everything, the creator of everything. So in Allah, if we know this and we truly believe in it, we should always return back to Allah subhanahu wa ta'ala. And from the ways we can return back to Allah is by remembering Allah in the morning and in the evening. This is from the sunnah of the Anbiya. It is a tradition of the Prophet of Allah that they would always remember Allah in the morning and in the evening. Bukratan wa ashiyah bukratan wa asila ashiyatan wa duhaha as Allah subhanahu wa ta'ala has described in many places in the Quran so and the prophet sallallahu alaihi wasallam has not left us except that he has left a numerous amount of dua and adhkar for us that we can say in the morning and in the evening so much so that many of these adhkar many of them you, you come across them as though you have never met them before adhkar from the Prophet sallallahu alayhi wasallam that is said in the salah adhkar that is said after the salah calling Allah subhanahu wa ta'ala that is why a Muslim is sufficed you need nothing after you have followed the Prophet sallallahu alayhi wasallam you need nothing else after you are following the Prophet you are sufficed you need nothing else you need you, you don't need any superficial secret dua a secret dua that is not revealed to you unless you pay a particular amount of money. Why? Because those who give you that dua, they, they did not sleep for 40 days. And they were looking into the pure darkness. So they saw it, it the dua came to them. You are just giving your money to those who would dupe you. Give it to the house of Allah. Don't waste your money. About Allah. So let us engage in this adhkar and that is why we'll be looking at the meanings, the meaning of, the, of these adhkar, so that when we call upon Allah, we know what we are saying. It increases our iman and our belief in Allah. It increases our belief in Qadar. The meanings are so beautiful. The meanings of the dua of the Prophet are so beautiful. They are not like some other du'as. You see their meaning and you are, what is the meaning of this? What does this, what, what, who, who made this du'a? No, you see, you come across some du'a, you are surprised. What is the, what, what does this What does this mean? You come across some dua, they are cursing more than they are praying. Eh? You see that most of the adhkar of the Prophet, the Prophet sallallahu alaihi wasallam make it cons when he seeks protection, the Prophet makes it concise. But when he asks of something, he makes it specific. But you see some dua, well, I mean, definitely ada, ورد البلاء وشك الكلاء so you ah, you just be what is the meaning of all this more than 100 bala bala that is all of these are and they, these are dua that are formed for people to read and you see people reading them as if it is a special thing from Allah عباد الله يكفيك ما كفى أصحاب رسول الله صلى الله عليه وسلم it suffices you what suffices the companions of the messenger of Allah Allah subhanahu wa ta'ala is not after how plenty it is. Do not be deceived. Allah subhanahu wa ta'ala is not after how plenty it is. Allah is after how good it is. A person can say a single word of the remembrance of Allah and it will be far better than the one who repeats it 10,000 times. About Allah, it is upon us to stick to the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. It is in the sunnah that we will have our salvation. We ask Allah subhanahu wa ta'ala to ease our affairs. Allahumma ati nufusana taqwaha wa zakiha anta khayru man zakaha anta waliyuha mawlaha. Allah subhanahu wa ta'ala dákun òun rí wa ó ma wá ó sì ma gbogbo tá ń bèèrè lọ́dọ̀ rẹ̀ ọlọ́wọ́ bá dákun gba àdúwà wa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìlú wa ìlú Nigeria ọlọ́wọ́ bá dákun bá wa dáàbòbò ọlọ́wọ́ bá àwọn olórí wa ọlọ́wọ́ bá dákun bá wa nù wọ́n sí ọlọ́wọ́ bá gbogbo tó lè fẹ́ nìkan kan ọlọ́wọ́ bá dákun bá wa dẹ́ ọlọ́wọ̀n bá ìwọ tó ń pèsè fún wa nígbà tó dẹ̀ ọlọ́wọ̀n bá ìwọ náà ló mọ̀ pèsè fún wa nígbà tó bá wọn ọlọ́wọ̀n bá ìwọ ẹnìkan lágbẹ́kẹ̀lé dákun tó wà ọlọ́wọ̀n bá subhanahu wa اللهم اهديهم الى البر اللهم ارزقهم بطانة صالحة اللهم لا تكلهم الى انفسهم طرفة عين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد